رسول الله ألا صلاة ربي سلام من يذكرك ويشكرك وبعدد من لا يذكرك ولا يشكرك. adúpẹ́ fún ọlọ́run ayìnwọ́ ọlọ́run akíwọ́ ọlọ́run ní iye àwọn tí ń kí ọ tí ń yìn ọ́ àti iye àwọn tí ò kí ọ tí wọ́n yìn ọ́. salatu wa salamu ala rasulika nabiyil azim. ìkẹ́ ìkẹ́ ọlọ́run ọ̀nà ọlọ́run kó máa bá ànábì ànábì tó tóbi. sallallahu alayhi wa sallam. ìkẹ́ ọlọ́run ọ̀nà ọlọ́run kó máa bá. ala alihi wa sahabihi wa tabi'in má pín lórí jẹ nìkan kó bá gbogbo àwọn aráalé rẹ̀ kó bá àwọn sàábẹ̀ rẹ̀ àtàwọn tí wọ́n ń tẹ̀lé wọn àtàwọn àfa wa. bàbá wa ṣe káádà mọ́lọ́ bá fi kẹ́kùkẹ́ fún wọn. àti gbogbo àwọn àfa wa lu nàìjíríà yìí. àwọn tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n bẹ. ana abutahiju wa afutar wa asukuru. رب العالمين بوجود هذا الحفل الكريم àwọn bàbá wa àlùfáà ńlá wọ́n ní báwọn ti wọ bí inú àwọn dùn ọkàn àwọn sì fún kẹ́kẹ́ pẹ̀lú pípa táwọn bá gbogbo ìgbòkó tó ṣe pàmùrẹ́kẹtẹ tó tó báyìí. ọ̀dà àná ẹ̀kọ́ náà ní mọ́kẹ́sì yìí. àwọn tó wá pàdé àwọn àfọ àwọn láti mọ́kẹ́sì. ẹ̀dùnkọ́ ẹ̀dùnkọ́ ẹ̀dùnkọ́ làmúyẹ́tòrókò mọ́nájà kìlọ̀ òní. gbogbo wọn pátápátá orí ẹsẹ̀ tí bàbá wa ṣe kádà mọ̀ pé kalẹ̀ náà lóní kálukú alẹ́ tẹ̀lé. àwọn bàbá ní ẹjọ́ kò tó rọ náà. àwọn ẹjọ́ kò tó rọ náà. لأنهم لم يتركوا التعليم والتعلم. wọ́n ní torí wípé ká kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àti ká sì fi ọmọ mọ̀nà Abdullahi Alilori gbogbo àwọn àfọwà yìí náà wọn àbílẹ̀ òun lórí kálukú wa náà ṣe. lẹ́yìn ìgbà tí wọ́n jáde mákàzì wọn àtúgbésẹ̀ náà kalẹ̀. asfahu mutafawwiqina fil arabiyya qabla taqarrubihi wa ba'da taqarrubihi. lẹ́yìn ikú tó di pé wọ́n jáde náà ni wọ́n ti sọ lárúbáwá tó sì dùn lẹ́nu wọn ó dùn wọ́n tán lẹ́yìn ìgbà tó wá jáde tán gbogbo tí kọlu tí kọlu ni láyé kò kọlu wọn kó wá gbà lẹ́nu wọn. tó sì já sí wípé ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ti jáde tán láàbà fi ọ̀nà tí bàbá aṣẹ́ka ádámù tí wọ́n rìn kalẹ̀ láàbà máa ṣe bí nǹkan tó bá ti wọ́n. ẹ wá ní bí láti ìgbà náà ó ní bí wá di bí lónìí tá a bá fi wọ́n lẹ̀ ká lọ wọ́n wọ́n sọ lọ́dún àdọ̀la. àfi mẹ́nàjì ṣe ìṣúlẹ̀ o. àfi mẹ́nàjì bàbá ṣe kàádà múlẹ̀. ọ̀nà tí ṣe yín ká mo délẹ̀ mo ti bá wọn rí o. àájì sẹ́fún ìdára tó mọ́rkàsì mọ́láyé ṣe òṣùlẹ̀mọ́. àájì sẹ́fún ìfọ́bà tó mọ́rkàsì yìí láti ní bàbá wa. àgbo lálẹ́ kò ní àyè kò fi kárí gbogbo àwọn akílógún zùmùrà tó wà bí akílógún ẹ̀yà àyímà bàbá wa lówó tó lówó àlàáfíà kẹ̀ẹ̀jẹ́ bàríkà ọ bàjẹ́ kẹ̀ẹ̀jẹ́ sọ́kúnlówó bàjẹ́ torí àdánwò dáyé wàlásìrì làwà lẹ́jọ́kọ́ náà wàlásìrì làwà kí wọ́n bá máa rí àwọn báyìí ọjọ́ kẹ́nu ìlú wọn ní àbùkátàì bàbá dáadáa sí àbúláì tó máa rí àwọn náà ẹ̀yìn náà èmi náà padà dùn ẹ̀jọ̀ kó ìtọ́sẹ̀lẹ̀ lónìí láyé òní wà lásán iná lè sáré aláfẹ́ kúsọ̀ èébú àtẹ̀pẹ̀ lókùnrin méjìlá bẹ́ẹ̀ ni jàmáà bẹ́ẹ̀ bọ́ àpẹẹpẹ́ ilẹ̀ máa nígbẹ̀yìn ṣe ámìnà ámìnà ìdí àti ọlọ́run káwọn àbí kí ọlọ́run kí bàbá wa mọ̀dé rẹ̀ ìṣẹ́jú kọ̀ọ̀kan náà nítorí tẹ́ fẹ́ ṣe pọ̀ káwọn kí àwọn iṣẹ́ tí wọ́n ṣe kalẹ̀ iṣẹ́ náà ló tóbi tó báyìí gbọ́dọ̀ káàbí kí wọ́n ní pé àwọn àbò àti táàbí kí a ní bí. àwọn ti bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nù kan aya àbí méje ní sọ́tù àǹfààní sọ́tù àdáàmù ààkè táàbí mi ti sọ nípa àbáta ìkókó ṣe yìí níwọ̀n bá wọ́n ti program yìí lọ owó tẹ́ na náà ti pọ̀ jù iná owó tẹ́ ẹ náà ti pọ̀ jù owó náà ọlọ́run sì ti fún yín pẹ̀lú òkú ọlọ́run ẹ̀dùn ìsìláàmù nínú ni ẹ̀dùn àkùrá nínú ni lásìkò táwa yìí ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ta tọ́lọ́run fi pè yín lẹ́fi dáhùn ẹlòmí náà fẹ́ wọ́n pè ń kò sí tó fi dáhùn lọ́wọ́ ẹ̀ ọba tó ní ẹ máa dáhùn gbé ìyá wa tẹ wàá kàlẹ̀ pátá ẹ̀yin tẹ jágbà tẹ̀ tẹ́ jẹ́ ọ̀dọ́ lẹ́yìn láti tó gba àwọn ẹ̀ka bá tún bàbí tàbí yìí láti kí gbogbo àdàbí àtùmọ̀ra akẹ́yìn náà ẹ̀yìn lẹ́jọ́ òde ó dùn bí ọba sóbìnrin lóde kí máa fẹ́ rí bàbá àmọ́ nígbà tẹ pèsè tẹ jáde tẹ jáde tẹ jójú ànábi ìbànújẹ́ parí gbé o. ẹ bá ń ṣe ámì kí n kó dáadáa. rántí gbogbo àwọn tó ti lọ ní bàríkà yìí bàbá sàlámù sàlámù àwọn abẹ ní ohun àná bàbá bàbá àbúrà rẹ bàbá àbúrà rẹ bàbá ọ̀rọ̀pọ̀ ìmáàmù sọmọlú ee káàdì gbogbo àwọn tó ti lọ bísúnlá ẹ̀kọ́ ìwọ̀n wọn. Bismillahir rahmanir rahim Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Amen. إن تنياك فاها تهلبها والله يرزقه فإن تنياك فاها تهلبها bá rí pé látọ̀ kàkúkù lẹ́yìn wa sẹ́wọ̀n pé àwọn aláṣà láti gbà fún wa sẹ́wọ̀n pé àwọn ọmọ tó gbà fún wa kí ló wá ní tuntun táàrí sí ṣé èkú iná lámà múra wa ìjà iná lámà dà tí gbogbo àwọn olówó aláṣìkè tó tẹ̀lé wa wá wò wá gbà àwọn àbá àti ọkọ̀ àríjà ìjà ọ̀tọ́ lọ́dọ̀ wọn yìí ẹ̀ẹ́dẹ́ mọ́nú ẹ̀ lè sọ̀rọ̀ yóò tàbá wo tàbá wo wọ ẹ wo gba àwọn àfa mi ti ń kọ ni ewu ti di fàájì orí báyìí tẹ́lẹ̀ láyé àádọ́rin ọdún sẹ́yìn ọgọ́rùn ọdún sẹ́yìn láwọn bàbá lọ́hùn lọ́hùn lọ́hùn ṣe wàhálà pé orí báyìí ìgbìyànjú wọn lánàṣẹ́ káwájá sí òkà márùn sí òlágbàjì gbogbo wọn nù tá a fẹ́ nìkan sí òun ni wọ́n ṣe lọ́ yọrí yìí a ti wá rí pé bàbá ti lọ nísìnyí lọ bí ọgbọ̀n ọdún ti lé ìṣáájú àmì ti lọ jókòó àmọ́ni náà lọ bẹ́ẹ̀ àwọn táwa ń jọmọ kéwú kí ni tuntun tá a fẹ́ ṣe àwọn asaru islam asaru díì wọ́n ṣe tuntun o nígbà táwọn ìbò dé tí wọ́n da nàìjíríà láàmú àwọn tó ọkọ gbélé ẹ̀kọ́ kalẹ̀ amadíà lọ́jọ́ kékeré ni wọ́n máa wọ́n máa fò ìbò kéwú ọ̀jẹ́ wọn máa yí ó kọ mùsùlùmí padà sókọ kírísẹ́nì mọ́ nígbà yà àwọn sọ́ọ̀rù dín náà dìde wọ́n wà nù fúnra fún nàìjíríà bàbá ti kọ́ àwọn náà rí nǹkan ṣe ansarudin ansarudin ansarudin ilé ìwé lọ jàrá nígbà tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́kú ọ̀pọ̀lọpọ̀ lọ sí sùn àwọn kristẹni wọn nígbà yà àwọn náà wà dín náà tún dìde àwọn náà rí tí wọ́n ṣe kódà àwọn tí ń ṣe lọ́nà ọ̀ma òun náà fẹ́ wọ̀ kí ewu yóò fi ní pọ̀ mọ́. ṣé látàrí látàrí náà láwọn wá kí lásìkò yìí ẹ wo ya ti ń jọmọ mùsùlùmí ẹ wo ya ọmọ mùsùlùmí lóbìnrin tí lọ́jọ́ ìṣàn ti torí kò rí nǹkan jẹ kò ní ní ọmọ ìdòkó kí láti sọ kankan bẹ̀. wàyí ń dára kí ni ya kò kà dákẹ́. wàyí ń dára tí ni ya kò kà bá tà ẹja tòrò. ìlànà ìsìláàyè wá sẹ́lẹ̀ wá lẹ́wọ̀ máa ti. ìlànà ìtúnṣe láàrin àwùjọ wa tó fi kú pé àwa náà ní kẹsẹ̀ fún táwọn bàbá sẹ́lẹ̀ tó fi jẹ́ bá dágbé sùúrù tó bá pè é láàbá ní sì họ. ilẹ̀ pé iye tó gbà lọ́wọ́ ẹ̀ olú jìbìtì wọ́n á gbé e lọ́nà gbó láwọn ọ̀gá wọn kí wọn mọ̀láìkà àwọn ọ̀gá wọn dáhùn lọ́nà gbó wọ́n á hajj ó pinná fún òru wá sọ fún. ọpẹ́ àfáwà ọlọ́pàá wàhálà tẹ́tẹ́kẹ́ tó nílé pé ó dálẹ̀ kẹ́ tó nílẹ̀ tó jẹ tọ̀sí kẹ́ tó jẹ ìmáàmù kẹ́ tó jẹ náà ìbí ẹjá ti ẹ máa kò ṣe é sọ ọlọ́run ọmọ tó ju yín níbẹ̀. gbogbo àtúnṣe tẹ̀sí ọlọ́run rí ọlọ́run ti mọ àpẹ́ẹ̀sì yóò sì tún gúnlẹ̀ sí torí ọ̀la àmọ̀gbàtà lọ kó dájọ́ àmọ̀dágbà nígbà tí náà pé mí náà ṣe ìfẹ́ náà bàbá wa ìṣàkà ṣe là ń sọ yìí ti wà bàbá kọ̀ọ̀kan ṣe là ń sọ yìí. ọlọ́run ti wọ̀ ìyá ẹsẹ̀ fúnra pé wọ́n ti dàtí bọ̀ táyé àní lójú ẹ̀. fàárí àrí mi fi túbọ̀ tí. ipe ìbàjẹ́ ọmọ pọ̀ sí ìbàjẹ́ pọ̀ débi pé ẹni ìbàjẹ́ tẹ̀ kàn lọ́wọ́ ọmọ tó wù ní ojú tẹ̀lé tí ò kéwù kí lásìsì. في يا لحسني في انتصاري ìbànújẹ́ bá mi pọ̀ kí ẹ bá wo kí n ṣẹlẹ̀ ní ní Gaza ẹ wo kí n ti ṣẹlẹ̀ ní floskin ẹ wà pé wo wa káṣí ní táwọn mùsùlùmí bẹ̀ ń ṣe tẹ́lẹ̀ náà lórí sọ́ọ̀tì síbẹ̀ ẹ̀ ń sùn ní àkọ́dó nílẹ̀ lẹ́pẹ̀ẹ́pẹ́ o wàhálà o làwọn kì í ṣe tó àwọn yìí àwọn yìí ń kun torí ọlọ́run ni ẹjẹ́ wa ló fi sẹ́mi pé àníṣe àti ìṣètò tó tọ́ la ní mọ́sálásí la ní ilé ìkéwù la ní jẹ̀mọ́ la ní sáwíà káwá òkú tó bá di àádọ́tọ̀ 哎。 wàlá tẹ̀síru wa síra tó ń wí síra òkúra. mọ́sálásí àwọn akẹ́ ẹ̀ náà fọ́ ọlọ́ọ̀lẹ́ náà kó dàbà bàbá kan wí ẹ máa ṣe tí ń lọ ọlọ́run lọ́sàn-án. tó mẹ́ ilá kushampa deme sameme kidogo atilo awalo ha so lina so lina mjamaa maa mtankiu youtube no

lé síbi tó yẹ kó lé sí kí nǹkan fi dà wọn síbi tó yẹ kó ọ̀rọ̀ sí kí nǹkan fi dà wọn àti tàbí ẹ̀sùn ti gba wá sí lọ́dọ̀ ṣùkàdà wọn ti gba wá sí lọ́dọ̀ mùdí ìlú mọ́tíkà ọlọ́run ní kọ́kọ́ rẹ tó kù ní pásítọ̀ rẹ jẹ́ gbogbo ẹni tẹ́ fẹ́ joyè ẹ dàpọ̀ ẹ foyè yìí ṣe kí ni ẹ fi ṣe dáadáa gbogbo tó bá fẹ́ ṣe mọ́sálásí ẹ̀rọ àwọn lọ́wọ́ tó yọ lọ. ẹ ti náwó tẹ́lẹ̀ o wọ́n fẹ́ fi oyè yìí dúpẹ́ fún yín ni ń tẹ́ ti ṣe tẹ́lẹ̀ àmọ́ gbà wọ́n dúpẹ́ fún yín wọn ò pè é àtúnfẹ́kẹ́ ṣe sí ni torí pé àlẹ́ láyọ̀ sí ẹ̀yìn olóyè wa náà ní bàbá wa gbọ́ ẹ̀yìn láyọ̀ sí. wọ́n wáyé pé chọ́ọ̀chì ní kristian ni ká má pé báyìí iye mílíọ̀nù tó bá wí lọ sílẹ̀ ìjọ náà ní dídókè àdéhùn tó lọ fi fa àwọn wọn máa fa àwọn lé wọn kọ́ pásítọ̀ lé wọn kọ́ pópù lé wọn kọ́ bàbá lé wọn kọ́ síwájú wọn lé àmọ́ àwọn mùsùlùmí ní ara òní tọ́jú bẹ́ẹ̀. alhamdulillah a fi ṣàdúrà fún ọ afẹnugbogbo lè pa àwọn àmàlùkàsí yìí náà ṣàdúrà fún ọ afẹnugbogbo ògbìmọ̀ aláàbá tó lóko ìṣàdúrà fún ọ ọlọ́run la sọ́ra ta fẹ́kì àti gbogbo ẹ̀yin olóye wa tá à ń jẹ yín ìsìláàmù ń jẹ lára yín mùsùlùmí ń jẹ lára yín kò ní tán bẹ̀ fún yín pẹ̀lú òun ọlọ́run àfi sọ́ra tó mọ́lìkì náà ìṣàdúrà gbogbo ìgbìmọ̀ aláàfà ní sọ́mọ́lú bàrígà àtẹ̀tọ́ àbí àtẹ̀tọ́ òsínbí àfi ìṣàdúrà gbogbo ẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي علم